نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرقف الله سبحانه وتعالى أسترى عليكم كاتي جنابة هو النبي محمد صلى الله عليه وسلم àwọn ará lẹ́rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jáyé má orílẹ̀-èdè ni látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní pé a tún rí bí péjọ papọ̀ ní òní láti jọ gbọ́rọ̀ ọlọ́wọ́ ọba láti jọ síra wa láǹfààní alaikum salam wa rahmatullah níbi ọ̀rọ̀ àwọn olùmọ̀ ibi tí a bá rọ̀ níbi tíra durusun fi sharhi nawaqid al-islam ti a sheikh salih al-fawzan al-fawzan ọ̀nà ni ibi ta fi ń sọ̀rọ̀ nípa pé nípa àwọn nawaqid islam o àwọn àpé mẹ́ta àwọn èèyàn pín sí tarafani wa wasat àwọn igun méjì àti àárín gbùngbùn so wọ́n ti sọ̀rọ̀ àwọn igun méjèèjì yẹn fún wa wọ́n náà ni at-taraful awwal àwọn náà ni àwọn at-takfiri so àbí àwọn khawarij tí wọ́n kọjá là níbi ìmá pa àwọn èèyàn ní kèfèrí tí wọn ò gbà pé àwọn nǹkan kan nínú àwọn nǹkan tó sọ̀yàn di kèfèrí ní pé ó gbóyàn kó ní islam àbáwọn tó tó ṣe pé kò sí nǹkan tí ó affecti imani lọ́dọ̀ tí wọn imani ya pé náà ni ṣùgbọ́n àwọn múrjíà àsìkò tiwa àwọn múrjíà tó gbajúmọ̀ jù lásìkò tiwa tí è tètè hàn sáwọn èèyàn nínú àwọn tí wọ́n ń pàpẹ mara súnnà òun ni àwọn èyí tó ṣe pé kúfùrù lọ́dọ̀ tí wọn nǹkan yọ kan tó òun náà ni àwọn nǹkan tó jọ mọ́ tekzib àbí juhud alaikum salam àbí nǹkan tó jọ mọ́ níyà tó wá ti jọ mọ́ àìtíkọ́d so nìkan ló gbẹ́yàn kún nú ẹ̀sìn islam lọ́dọ̀ ti wọn so wọn kí ń pèyàn ní kèfèrí pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé wọn gbọ́dọ̀ àwọn òní kún kí ń pè ní kúfùrù àwọn nǹkan so igun méjèèjì ló wà àwọn tí wọ́n ń kọjá láàbí ìmá pàwọn yà ní kèfèrí àtàwọn tó sì pé àwọn náà sàṣe ètò níbi ìmá pàwọn yà ní kèfèrí so wọ́n ní àtọ́rọ̀fù sáàrì a igun ẹlẹ́kẹta tó sì pé òun náà ní àárín gbogbo wọ́n ní ahlu sunnati wal jama'a wọ́n ní àwọn ahlu sunna wal jama'a wa hum wasatun bayna al madhhabayn àwọn wọ́n wà láàrin láàrin madhhab méjèèjì ni wọ́n wà láàrin ojú ọ̀nà méjèèjì ni mazhabil murji'a wọ́n wà láàrin ojú ọ̀nà àwọn murji'a àwọn tó sì pé nǹkan ó jẹ́ kúfùrù wọn ò sì ní pè ní kúfùrù àbẹ́yìn ó di kèfèrí wọn ò ní pè ní kèfèrí wọ́n fa àwọn kèfèrí lẹ́mìí balẹ̀ wà mazhabil khawarij àti ojú ọ̀nà àwọn khawarij àwọn terrorist wọ́n ní fayajma'una láàrin àwọn ẹ̀rí tó sì pé àwọn ẹ̀rí gbogbo àwọn ẹ̀rí làwọn kójọ papọ̀ aha Abu Ilyas nígbàtà ń sọ̀rọ̀ àwọn Khawarij àbí nígbàtà ń sọ̀rọ̀ àwọn Murji'a náà ti ẹni kí ni wọ́n sọ nípa àwọn Khawarij pé àwọn Khawarij àwọn nùsùsù kan wà táwọn Khawarij gbọ́lá fún ti wọn àwọn nùsùsù wo ni wọn ṣe hàn pé wọ́n ní àwọn Khawarij àwọn gbọ́lá fáwọn nùsùsù kan ọyí so wàlíkùn sàrán in táwọn múrjí àti jọ ń bídá ní pé lam yajma'u bayna nusus wọn ò kójọpọ̀ láàrin àwọn ẹ̀rí wọn ò gádà àwọn ẹ̀rí yẹn papọ̀ kánjọ ká máa lo gbogbo àwọn ẹ̀rí yẹn papọ̀ lẹ́ẹ̀kan náà so wọ́n ń lo apá kan ẹ̀rí ni in tó jẹ́ káwọn khawarij náà jẹ́ o ń bídá ní pé wọ́n ń lo apá kan ẹ̀rí ni so kí wá ni wọ́n sọ nípa àwọn khawarij pé àwọn nusus wo làwọn khawarij ń lò tí wọn Abu Muhammad النيجيري ليس بالمغربي ها sàwọn nùsùsù ni wọ́n sọ pé Abu Sufyan àwọn nùsùsù wọ́n sọ pé àwọn kọwàríjì àwọn gbárùkùtì ni wọ́n ní phd nínú rẹ̀ Okay pé àwọn ní ìbáṣepọ̀ pẹ̀lú pé tí bá wà nínú ara ah, ṣẹ́rí nusus gbólóhùn ẹyọ kẹrẹ ni náà abú abúkini abúrọ̀ bí yàn nusus wo làwọn khawarij gbọ́lá fún ara ó ní gbólóhùn lárúbá ẹyọ kẹ báyìí náà Abu Muawiya so eh so nususul wa'id oni ní àwọn nususu ni text nasu oye so ona náà ma ń pè ní nasi ibẹ̀ náà lọ́sí lọ mú nasi oye so nasu ni ẹ ẹni tí ma ń já nasu àwọn tí ma ń fa àwọn nusus oye so nususul wa'id àwọn ẹ̀rí àwọn text so nususul wa'id làwọn khawarij ma ń gbọ́lá fún so nususul wa'id na ma ń gbọ́lá fún àwọn ẹ̀rí ìlérí Ọlọ́run Ọba àwọn ẹ̀rí àwọn tẹ́kstì tó kọ̀ntẹ́n àwọn ìlérí Ọlọ́run Ọba pé ah wa man ya'si Allaha wa rasulahu fa inna lahu nara jahannama khalidan fiha abada nínú suratul jinn pé ah, ẹni tó bá sọ àwọn nususul wa'id láàrin pé ìtọ́lọ́wọ́ sọ ń bẹ̀yẹn shirk nìyẹn so bó ti ẹ̀ pé máa sí àlọ́lọ́wọ́ bá sọ mẹ́ pé wà máa yá sí láhà so àwọn nùsùsùl wa'id ìlànà gbọ́lá fún pé à ah, àwọn ẹ̀rí ìlérí à ah, ọlọ́run ó wọná o so in ti abala táwọn ti kọsẹ̀ nìyẹn àwọn múrjí à ń kọ́ àwọn àwọn múrjí à fún ẹ̀ so àwọn àwọn ẹ̀rí tó sọ̀rọ̀ nípa àdéhùn nípa àwọn àdéhùn Ọlọ́run Ọba pé àà ah, pé inna Allaha yaghfiru dhunuba jami'a inna Allaha ghafurur rahim so àwọn nùsùsù lọ́wàd láwọn múrjí àgbọ́lá fún àwọn nùsùsù àwọn àdéhùn so wọ́n gbọ́lá fún àwọn nùsùsù àwọn àdéhùn so kódà ilé iná èyàn fi ma láàrin ah, nínú àwọn tó tún pàpẹ̀ mara súnnà so yíò rí pé gbogbo àwọn tó bá ṣe pé ojú ọ̀nà wọn ojú ọ̀nà ìrìjá iná ni so ojú ọ̀nà ìrìjá àbójú ọ̀nà tẹ̀míyàn iná ni ẹ̀rí pé àwọn nùsùsù wáàdìlá náà láwọn ọmọ gbọ́lá fún pé kìníkan gbogbo àwọn nǹkan tó ń sàmọ́ fífí àwọn èèyàn lẹ́mí balẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn máa ń fẹ́ àwọn èèyàn lẹ́mí balẹ̀ bọ̀tí yẹn tó máa ń dẹ́rù kullu man لقيت وراء هذا الحائط فبشره بالجنة oye so gẹ́bà nabi sallallahu alaihi wasallam ma ń fáwọn ya ní ìró nípa aljanna gẹ́bà náà ló ma ń kìlọ̀ fún wọn nípa náà tójú annabi ó pán tí gbogbo fèsì annabi ó rẹ̀ oye so kò sínú pé èyàn láàánú ah afa ustaz ah ustaz aláàánú ustaz kí ló ṣẹlẹ̀ kí láti wà tí mo ti wà pẹ̀lú ọ̀sáàsù mẹ́nu bọ̀rọ̀ náà rí aljanna na à ń kọ́lá tó bá mú àyàwá àwọn ayà aljanna ni ọ̀sáàsù ma mú wá oye so àbí àà èmi ń sálọ lọ́dọ̀ ọ̀sáàsù ìbẹ̀rù yóò dá kí ló dé ojoojúmọ́ iná ni o ọ̀sáàsù dákọ aljanna rí ara oye so wọ́n ní fayajma'una bayna nusus àwọn alùsúnnà ma ń kójọpọ̀ láàrin àwọn ẹ̀rí ni so wa yaqulun wọ́n sì máa sọ pé innal kufra fil qur'ani was sunnah ní pé kúfúrò nínú qur'an àti sunnah yanqasimani ila qismayn ó pín sí méjì kúfúrún akbar pé kúfúrún akbar wa kúfúrún asghar àti kúfúrún asghar wani wa shirkun akbar àti shirk akbar wa shirkun asghar àti shirk asghar wani wa dhunub wani àti àwọn ẹ̀ṣẹ̀ allati duna shirki so tó ipé ohun òṣó ẹbọ la yakfuru sahibuha ẹn tó bá kó sí kò sí kí ni kò dẹ̀lẹ́bọ̀ so àwọn ahlu sunna báwọn sí ma ń ṣe ni wọ́n ma ń pín wọ́n ma ń pín sí méjì o kúfùrù àti ṣírkù wọ́n ní bẹ́ẹ̀ sí ni wọ́n ma ń pín àwọn ẹ̀ṣẹ̀ náà sí méjì so àwọn ẹ̀ṣẹ̀ àbí wọ́n ma ń pín àtàwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé kí ni wọ́n ma ń gbà pé àwọn ẹ̀ṣẹ̀ náà wà tó sì pé kò tó ẹbọ kò kí ń sọ̀yàn di kèfèrí wọ́n ní fashirkul akbar wal kufrul akbar wọ́n ní ẹ̀rí ẹbọ lánlá àti ìṣe kèfèrí lánlá yukhrijani minal milla ima ń gbìyàn kún ẹ̀sìn ni wọ́n ní washirkul asghar ẹ̀rí ẹbọ kékeré wal kufrul asghar àti ìṣe kèfèrí kékeré yukhrijani minal milla so ọ̀nà láà la yukhrijani minal millah so kì gbìyàn sí kò ní kíni kì gbìyàn kò ní ojú ọ̀nà so kúfùrù ṣírkù asgọ́r àti kúfùrù asgọ́r kì sí kíni la yukhrijani minal millah kì gbìyàn kò ní ojú ọ̀nà khilafan lil khawarij eléyìí yapa àwọn khawarij so àwọn khawarij ní la la saghira ma'al kufri ni wọn kò sí kékeré ẹbọ so whereas kìí ṣe táwọn afá ń sọ ní pé kúfùrù asgore ní pé ẹbọ kí ní pé eh, wọ́n wá fi ń tẹ́bẹ̀lẹ̀ kúfùrù ní ara so ní pé ẹbọ kékeré ní ẹ má ṣe lọ ara ọ̀ so wọ́n ní bọ̀sí látara èròpá àwọn gbọ́njọ àwọn sálàfù lọ èròpá àwọn gbọ́njọ àwọn olùmọ̀lọ́ àwọn kọwàrí jù pé ni la yukhrijani min yàtọ̀ sáwọn khawariji lakinnahuma ṣùgbọ́n méjèèjì o àti ashirkul asghar àti kufru asghar wani yunqisani al-iman wani ó ma jẹ́ kí imani dínkù khilafan lil murji'a ìyapa àwọn murji'a ẹwọ́jọ́ na ahlus sunna wal jama'a ahlus sunna wal jama'a wọn gbìyànkú nú ẹ̀sìn nítorí kufru asghar àbí shirku asghar bákan náà tún wá ní sọ fún ọ máa ṣe lọ innaka ala khairin azim ara o wọ́n ní sọ fún bẹ́ẹ̀ pé a ah, mahma fa'alt so wọ́n ní wọ́n ní fún ní àwọn sàfikítà àwọn súfí so ẹ̀rí pé ẹ̀rí ẹ̀yìn náà tí wá máa rí àwọn ojúpọ̀nà tí súfí fi embrace ìrìjá tó fi embrace ìrìjá ojú yẹn náà sì ni pé kéèyàn máa fi àwọn èèyàn lẹ́mìí balẹ̀ lórí lórí ẹbọ kódà ó tún pò pé kí ẹ máa fi wọ́n bálẹ̀ lẹ́mí ẹbọ̀nà kí ẹ tún máa promise wọn ní àwọn nǹkan tó bù háyà àwọn nǹkan tó gagan ọ̀yẹ́ so àwọn nǹkan tó gagan kí ẹ máa kí ẹ àtà kí ẹ máa promise kèfèrí kèfèrí kèfèrí na sọ́rọ̀ bóyá torí pé ó kàn nífẹ̀ẹ́ àfà so ibi táwọn ibi tí ìrìjá so ẹ̀sìn súfì ẹ̀sìn ìrìjá bámúbámú ni ìrìjá èrìjá ló pìlẹ̀ rẹ̀ bus stop tó tún padà tán sí èrìjá náà wọ́n tún fi dọ̀dá rẹ̀ tí wọ́n ní fahun a fi tọ́lọ̀fẹ́ ìnàkí wọ́n ní àwọn kọwàríjì àtàwọn mọ́jíyà wọ́n wà ní igun igun tí ó jẹ́ opposite ara wọn ni wọ́n ní ahlus sunnati wal jama'a àwọn ahlu sunna wal jama'a walillahi alhamdu wasat àwọn wà láàrin jama'u àwọn kójọpọ̀ wọ́n compile wọ́n jọ wọ́n lò papọ̀ bayna nususil wa'id láàrin àwọn ẹ̀rí ìlérí wa nususil wa'di àtàwọn ẹ̀rí àdéhùn wa jama'u bayna al-khawfi war-raja' bẹ́ẹ̀sì ni wọ́n àwọn méjèèjì ní ìyẹ́ méjèèjì tí a ma ń lò níbi asir ibi ìsẹ̀ni àjò lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba so alkhawfu àti arraja èyàn ma páyà bẹ́ẹ̀ ni èyàn ma rankan èyàn ma páyà èyàn tún ma rankan èyàn ma tí ìpáyà bá borí yàn so ó lè kóyàn síbi àṣejù kí ìmá rankan tó bá borí yàn ó lè kóyàn síbi ìmẹ́lẹ́ àti ìyà ọ̀lẹ àti àìníkànsí àti àṣe ètò so falam ya'khudhu ar-raja'a faqat àwọn ahlu sunna kan mú kaka ma ran kalasa kama akhadhathu al-murji'a kay ba murji'a so kay ba ṣe mú walam ya'khudhu al-khawfa faqat bes ni àwọn ahlu sunna wọ́n kan mú ìpayà kama akhadhathu al-khawarij kay ba àwọn khawarij ṣe mú faman 'abida allaha en tó bá jọ́sìn fọ́nà ọba bil khawfi faqat pẹ̀lú ìpáyà nìkan ṣoṣo fàhúwà kharijiyun khariji ni wa man abida allaha bi raja'i faqat ẹni tó bá wá jọ́sìn fọ́lọ́wọ́ bá pẹ̀lú ìmọ̀ràn kan so yára èyàn ma àti tí a bá rí pé ìpáyà yìí ti fẹ́ máa tí a máa tún di pé ah, èyàn ti fẹ́ máa gbẹ́kẹ̀lé ìmọ̀ràn kan èyàn tún ṣe kíni èyàn tún máa ṣe kíni èyàn tún máa páyà pé èyí eh, kó máa ṣe pé ṣe ìtọ́nù ó fẹ́ yọ́ yọ sí mi lábàlá yìí so lápẹrẹnsìn tí a bá ṣe lọ́wọ́ bá so èyí tó yẹ kó gọ́lábà rẹ̀ ní pé khauf kó fi túbá kó fi jẹ́yìn rádá ọ̀yí tí a bá dẹ̀ ń ṣe dáadáa èyí tó yẹ kó máa kàn ní pẹ́tọ̀ rọjá pé Ọlọ́run bó gbà Ọlọ́run bó sàn lẹ́sàn ọ̀yí so kí a máa ṣe lọ́wọ́ bá kó wá máa fẹ̀mí balẹ̀ ah, kí n sàrọ̀lá kí n yára kà méjì náà ni nítún dọmọ tuntun padà so àbí abẹ́lómi tán ti fún àwọn ìsàkúsà pé à in tí ń dí ohun àti kóhun dọmọ tuntun lọ́wọ́ báyìí kóhun yẹn so so ara so èyàn ní gbẹ́kẹ̀lé gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ̀mí àwọn èèyàn balẹ̀ lórí aburú so so wọ́n ni àtọ́ tí ẹ̀bá tí ẹ̀bá ṣàìdá gangan fúnra yóò mọ̀ sí kí ni yóò mọ̀ páyà so tí ó fi túbá tí ó fi jẹ́yàn dáadáa tí ẹ̀bá dẹ̀ ń ṣe dáadáa yóò mọ̀ anákan bákan yóò mọ̀ páyà náà so yóò mọ̀ anákan yóò sì mọ̀ páyà náà so tí ẹ̀bá ń ṣe dáadáa tó bá ń páyà pé ohun eh, tí pé ọlọ́run ò gbá ó so yóò mọ̀ tí láti fẹ́ sàṣejù tàbí láti fẹ́ làbọ̀ra rẹ̀ lọ́rùn in tí agbára rẹ̀ òká wọ́n ni wà mí na abida allaha bil hubbi faqat wọ́n lẹ́n tó bá sí ọlọ́run bá pẹ̀lú ìfẹ́ nìkan ṣoṣo so fahuwa sufi ọlọ́run sufi ni o so bẹ́ẹ̀ ni so àwọn ìfẹ́ romance làwọn sufi máa ń claim fọ́lọ́run bá so àwọn àwọn ìfẹ́ oríṣiríṣi náà máa ń claim fọ́lọ́run bá whereas gbogbo ẹ̀ àdìáyàtì ni wọ́n so ìpàpè mara nǹkan tí ò sí fún yàn so ìpàpè mara nǹkan tí ò sí fún yàn ni pé àwọn nífẹ̀ẹ́ Ọlọ́run so ìfẹ́ ìfẹ́ ìfẹ́ Ọlọ́run Ọba ìfẹ́ Ànábì so gbogbo àwọn nǹkan tí ẹ̀sìn Súfí mẹ́lẹ́ lórí náà so so Allah bil hubb ẹni tó máa jọ́sìn fún so ìfẹ́ yìí ni transfer sí ara àwọn tí wọ́n gbà pé àwọn akẹgbẹ́ Ọlọ́run àwọn awliya so ní pé àà ah, pé wa man yuhibbuni wa man yarani jannatil khuldi so ní pé ẹni tó bá nífi tó bá rí mi tó sì nífẹ̀ẹ́ mi o yóò mọ̀ bẹnu aljanna ni oye so ìfẹ́ yìí na fi àkọ́dà hatta Ibn Qayyim wọ́n ṣàlàyé wọ́n sọ wọ́n mú incident kan wáyé nínú Ighathatul Lahfan wọ́n ní ẹnìkan àwọn èèyàn wà ní mọ́sálásí lójọ́ kan bí kan náà wọ́n fi ṣe wọlé tí ń kó búlálàbò àwọn èèyàn nú mọ́sálásí nù so wọ́n bí pé à ah, kí ló dé bàbá so jẹ́jẹ́ láwọn èèyàn jọ́sìn fún ọlọ́ọ̀bá ó ní látara gíra ìfẹ́ tó ń ní sọ́lọ́ọ̀bá so òun jowú kẹ́lò mí máa jọ́sìn fún ọlọ́ọ̀bá in tó ń fi wá rọ́ wọn lálàlẹ́ ọlọ́ọ̀bá ni so àmọ́ ìlúkọ́ yìí dákò ilé nínú ìgọ́tàtù làfáà so wọ́n ni wà àbìdà Allah bil khawfi war raja wal hubb ẹni tó bá jọ́sìn fọ́lọ́wọ́ bá pẹ̀lú páyà àti ìranka àti ìfẹ́ warrogba àti ìmá sojú kòkòrò warrogba àti ìmá bẹ̀rù fahuwa muwahidun sunniyun wọ́n yóò rí mọ́lọ́wọ́ bá lẹ́lọ kan soso ń súnnà ni fahadha huwa tafsiri fi hadhihi al-mas'alati al-azima wọ́n ní eléyìí ni ìfọ́síwẹ́wẹ́ nípa àlámọ̀rí fa ma'rifatu hadhihi an wọ́n ní kí ẹ máa kí àwọn mọ̀ àwọn nǹkan tó ń ba ẹ̀sìn jẹ́ yóò láha ahmiyatun kubra ó tún ní àǹfàní tó tóbi gan hatta yakuna al-insanu ala basira so that èyàn fi wà lórí àmàdájú wà lórí àmàdájú wala yakuna ma'al khawarij kò sì وإنما يكون مع أهل السنة والجماعة يوافل أهل السنة والجماعة الذين جمعوا بين النصوص àwọn tí wọ́n fi gbogbo àwọn ẹ̀rí ta fi ń ṣiṣẹ́ sí wọn kó gbẹ̀ papọ̀ amalan bi qawlihi ta'ala yóò mọ̀ wá ló búrú ọlọ́wọ́ bá tọ́nà ọba ní huwa alladhi anzala alayka alkitab wípé ọlọ́wọ́ bá ló sọ tíra kalẹ̀ fún ọ minhu ayatun muhkamat in bẹ́nu rẹ̀ àwọn aya tó sì kíni tó hàn gẹ́rẹ́ so hunna ummul kitab eléyìí gẹngẹn ló pọ̀jù nínú tírà wà ukharu mutashabihat àwọn míì wá ń bẹ̀bẹ̀ tó sì pé ìtumọ̀ rẹ̀ kò ní tètè hàn fa amma alladhina fi qulubihim zayghun ẹ̀rá wọn tó sì pé ìyẹ̀gẹ̀rẹ̀ ń bẹ ní ọkàn wọn fayattabi'una ma tashabaha minhu wọ́n ma tẹ̀lé àwọn nǹkan wọ́n ma tẹ̀lé وابتغاء تأويله أتلاني تنوالة يتما لفدا وما يعلم تأويله إلا الله قواسني ثم يتما للدعاء يا في الله باو وانا الذين في قلوبهم زيغ منهم الخوارج والمرجئة وانا عطوسي بي يقرن بلوكا so àwọn ni alladhina fi qulubihim zayghun minhumul khawarij wọ́n àwọn khawarij àtàwọn wọ́n ni alkhawariju wọ́n ni ẹ̀yà àwọn khawariju akhadhu bil mutashabih wọ́n mú àwọn èyí tí ìtumọ̀ rẹ̀ ò ní tètè yé àwọn èèyàn wal murji'ah àwọn murji'ah náà akhadhu bil mutashabih wọ́n mú àwọn èyí tó sì pé ìtumọ̀ rẹ̀ ò ní tètè yé wọ́n ni walam yaruddu al yufassiru ba'duhu ba'da apákan ma ń sàlàyé apákan ni wọ́n ni wa yubayyinu ba'duhu ba'da apákan ó sì mẹ́ yànà na apákan ni wọ́n ni wa amma ahlu sunnati rasikhun wọ́n ni àwọn sunnati ẹsẹ̀ wọ́n rinlẹ̀ fil ilmi nínú mẹ́ fa akhadhu bil amrayn méjèèjì làwọn mú so àtàwọn mutashabi ilal muhkam lọ sí bí èyí àwọn èyí tó hàn wa fassaru al-mutashabiha wọ́n sàlàyé àwọn èyí tí túnmọ̀ rẹ̀ ní tètè yí bil muhkam pẹ̀lú àwọn èyí tó hàn gẹ́rẹ́ wọ́n ni fahtadu ila al-haq wọ́n ni wọ́n wá mẹ́nà lọ sí bí òdodo wọ́n ni war-rasikhuna fil ilmi wọ́n láyé àyẹ́ wọ́n tẹ̀síwájú lọ sí wípé àwọn tí wọ́n rìnlẹ̀ númà ẹwọ̀n kan gbogbo ṣúgbà yẹn ló lè fànádà ara ọ̀ ọ̀yí so bẹ́ẹ̀ ni nínú mẹ́nà ní kí a lè fànádà ṣubuhat but ní tọ́nà bá fi ròyìn àwọn tí wọ́n rìn lẹ́nu mẹ́ ní pé kíni so in tí yẹn fi máa di ẹni tó jinannu mẹ́ ni pẹ̀lú taslim fọ́nà ọba ni kìí sí pẹ̀lú pé àánú mo tún fẹ́ kọ́ mo tẹ̀ mo tẹ̀ gbọ́ọ́ Dr. Zakir Naikitani ó tún máa àwọn tips wá tí a bá fẹ́ bá oní àwọn hindu po ọmọ hindu kan bẹ ní so lábẹ́ ilé àwọn pé tó ń fẹ́ lọ bápò so so ipò òun fẹ́ mọ́ òun fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ àwọn sáàmù yìí ó ní wọ́n àwọn ti lọ ká wọ́n ti lọ ká ọ̀rọ̀ sáàmù yáramù so yáàmù gbogbo ẹ̀mọ́ra wọn báwọn so ní so ara ò kìí sin tọ́lọ̀ wọ́n fi ròyìn àwọn tẹ́ mẹ́rin rẹ̀ nù mẹ́ nìyẹn so àwọn tó máa ń rìn lẹ́nu ma yí tọ́lọ̀ bá fi ròyìn wọn ni teslim wọ́n máa ń submit fọ́lọ̀wọ̀ báyìí so yẹ̀kùlú in tẹ́fìrí ni nígbàtán bí imam ahmad so nípa nípa kílùkọ rẹ̀ bíṣirú bíṣirú kílùkọ rẹ̀ so ó ń bídá ìgbà wọn yìí so nígbàtán bí wọ́n ní ó ń bídá àníyàn so wọ́n ni ó ń bídá ní pé kò jámà kankan náà sí ọlọ́ọ̀bá bọ̀ nígbà tí wọ́n bí imam ahmad nípa al'abid so ní pé ẹni tó ń jẹ́sì fọ́nà ọba zahid ẹni tó jẹ́ olùláyísá imam ahmad ní a ní pé onímọ̀ni so onímọ̀ni so ní tàfi wọ́n ni pé eléyìí jùpá fólẹ̀ fọ́lọ́ọ̀bá eléyìí jùpá jù sẹ́lẹ̀ fọ́nà ọba yí táwọn súnnà bá ń sọ lélẹ́yìn gbọ́ bọ̀ eléyìí ma ń bọ́nà ọba kò ní so ní pé à ah, pé no please don't quote any ayah yet <laughs> so I, I first want to lay down some things so ẹ mọ̀ pé hátà in tí mo sọ yìí wọ́n ti sọ fún Sheikh Al-Albani gan náà ni pé no awwalu farudin ala al-abdi wa al-ma'rifa wal-ma'rifa bil-aql wọ́n sọ fún Sheikh Al-Albani pẹ̀lú níkan náà àwọn debate wọn pẹ̀lú àwọn kílùkọ àwọn ọjọ́ yìí àmọ́lẹ́yìn ẹ́ no ẹ̀ àmọ́lẹ́yìn kílòkọ rẹ̀ no ẹ̀ ibi ìkọwání àwọn ìkọwání àwọn tó síwájú àwọn ìkọwání ìkọwání muslimun so wọ́n sà ní ẹ̀hẹ́ Jamaluddin al-Afghani ẹ̀hẹ́ ìjọ wọn yẹn ó lókọ̀ ọ̀gá tó mọ́ ń pè so àwọn mọ́lẹ́yìn Jamaluddin al-Afghani ẹ́ ara so èmi náà ti gbàgbé ọkọ̀ ó sápá mi lórí ìrántí sí so ó lókọ̀ ọ̀gá tó mọ́ ń pè wọn so àwọn náà fẹ́ bá Sheikh Al-Albani jiyàn so wọ́n sọ mú Sheikh Al-Albani pé ara o kọ́kọ́ pa Kùránì tì náà pa hadithi tì tí a pẹ́lú mi látara ojú kòkòrò ẹni okay okay okay if that's what you want so Sheikh Al-Albani ní no ní pé a ah, Sheikh Al-Albani fẹ́ para ayà ẹ̀tọ́ ma mú pé wà in tanaza'tum fi shay'in wọ́n ń para rẹ̀ fún wọ́n ń para rẹ̀ fún orí náà awwalu ma'rifa ipe awwalu shay'in awwalu wajibin ala al-abdi al-ma'rifa ipe nǹkan la oko tona ó bá ṣe lọ́nà yẹn lórí ẹrú iyo sì máa rí àwọn ilé ilé ina nínú ti àwọn asairo tó wà ládùúgbò le láwùjọ dáadáa o ṣe máa rí ẹlòmí ka durusu la waliya kíni ah o gba wọn tírà de ó fi de ó fi tètè fesinle kani kani bí eri yẹn ṣe pé nígbà tí yẹn bá le yẹn ṣe lórí yẹn ṣe pé nígbà tí yẹn wà ni bóyìn bá ti fẹ̀ sí ilẹ̀gìn nínú àwọn nǹkan tó wà ní àwọn tíra mi so wọ́n sàn sọ fún ṣẹ́kàrà albani ṣẹ́kàrà albani ní ara o àyàfi ìgbà tí bọ̀bọ̀ yẹn padà bínú lọ ṣẹ́kàrà albani gbà fún pé náà ẹjá ọkọ̀ papọ̀rá ní tìná ẹjá ọkọ̀ papọ̀rá in tí mùsùlùmí náà sí náà sí náà nìyẹn so àwọn ó tiẹ̀ ti wá di pé àwọn mùsùlùmí ti wíkì dé pé wọn ò tiẹ̀ tún ní sọ fẹ́ lómi pé kó papọ̀rá ní tì bọ̀wọ́n náà sì mọ̀ pé ń tán fẹ́ nìyẹn wọn ò fẹ́ kó sọ̀rọ̀ kọ̀rán nìkan kan bí so wọn ó wà yóò please wọn pé àà ah. so gbogbo bí ó ṣe wọ́n sọ̀rọ̀ àyà kan báyìí kò ní sọ hadith kan báyìí kò ní sọ wọ́n ni a ah. so warrasikhuna fil ilmi in tọ́nà fi ròyìn àwọn tí wọ́n jinan númẹ̀ yaquluna amanna wọ́n ma sọ pé agbàgbọ́ ni o bihi agbàgbọ́ nù rẹ̀ kullun min indi rabbina àtàwọn mọ́kàm kullun min indi rabbina ájú pájú sẹ́ẹ̀lẹ̀ fún ni àgbà wọlé ni a ní jàníyà tó pé kí ni látọ̀dọ̀ olúwa wa ló ti wá wọ́n ni al-muhkam wal-mutashabih wa wọ́n ni ọ̀rọ̀ náà báwo la yatanaqadu wa fassaru hadha bi hadha wọ́n ṣàlàyé ilé pẹ̀lú ilé wa qayyadu hadha bi hadha bi hadha wọ́n dé ilé pẹ̀lú ilé wọ́n ní hadhihi tariqatu arwasikhina fil ilmi wọ́n ní ilé ni ojú ọ̀nà àwọn tí wọ́n rinlẹ̀ nínú mà wa amma ahlu dalal ẹ̀ kan wa huwa al-mutashabih òun náà àwọn èyí tí ó títúmọ̀ rẹ̀ bá tètè yé níbi àwọn ẹ̀rí wọ́n ní falmutashabih min ayatil wa'id wọ́n láwọn èyí títúmọ̀ rẹ̀ lè má tètè yé nínú àwọn àyà tó wá nípa ìlérí akhadha bihi al-khawarij àwọn khawarij dì mú ẹbí wa man ya'si Allaha wa rasulahu fa inna lahu nara jahannama so khalidan fiha so àbí khalidina wọ́n ní àwọn èyí tí ò ní tètè yé min ayati alwa'd nínú àwọn aya àdéhùn akhadha bihi almurji'a àwọn murji'a ṣe kíni àwọn di ìyẹn mú àwọn wọ́n di yangun mú wọ́n ní wa dallu an sawa'is sabil wọ́n sì ṣìnà kúrò ní a kúrò ní ojú ọ̀nà wọ́n ní fal khawfu 'ala almuslimina min nahiyatayn wọ́n ní ìbẹ̀rù fáwọn mùsùlùmí o lápá méjì láti ń bẹ̀rù fáwọn mùsùlùmí so láti ń bẹ̀rù fún àwọn mùsùlùmí apá ni so apá méjì láti ń bẹ̀rù fún àwọn mùsùlùmí so ṣe ṣe ní nǹkan méjì tí a máa ń ṣàlàyé alẹ́mìn kọ́ yìí wọ́n máa ń dákọ̀ rẹ̀ dáadáa gẹ́ so wọ́n ni aláwọ̀kọ́ ni aljahlu so wọ́n máa ń pè ní ṣe alẹ́mìn kọ́ yìí máa ń kọ́ sábà pè ní adamul ma'arifa ẹlẹ́kejì wọ́n máa ń pè ní alhawa so wọ́n ni aljahlu bi hadhihi al-umur so kí ẹ máa ma àwọn alamari kí ẹ mọ́ àwọn alámọ̀rí so wà ádámù ta'allumiha àti kí ẹ mọ́ kọ wà ádámù tamyizi bayna al-haqqi wal-batil àti kí ẹ mọ́ ṣẹ́yàtọ̀ láàrin òdodo àti anù àti rọ́ oye so ilé ìní ara ọkọ̀ so ilé yẹn páyà fáwọn musulmi so wọ́n ni aljahlu ẹlẹ́kẹ́jì alqawlu ala so nínú àwọn olùsọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu wọ́n ní fa inna kathiran minal muta'alimin ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùṣe bí olùmọ̀ al-yawm lónìí wọ́n ní tajarrahu wọ́n ní wọ́n sáyà gbangba wọ́n ní ala masail ala masailin sí masailin ni Abu Sufyan sí ala sunkún lẹ fún ni tajarru'u ala náà ẹn kò correct kí wá ní ó jẹ tajarru'u ala ala masaila kí ló dé wọ́n nínú mọ̀mọ̀ sọ kí ni ìlà rẹ̀ àkíníkan ah, nínú ma so wani tajarruhu ala masaila kibarin wani sighatul muntaha al-jumu' sighatul muntaha al-jumu' wani tajarruhu ala masaila kibarin azima so wani wọ́n sáàgbàǹgbà wọ́n jáwọ́ àwọn alámàrí tó ṣe kó tóbi gan wọ́n ni min masaila min masail al-aqida kí ló dé ah ẹfẹ́ ma takó Abu Sufyan ni torí kan ti ṣe ìdọ́fà rẹ̀ so kò ní jẹ́ mamnu min as-sarf min masail al-aqida wani wa saru yatakallamuna fiha wani àwọn èèyàn wọ́n wá ń sọ̀rọ̀ wani wa yaftun wọ́n ṣe fatwa so Facebook live 30 minute fatwa so facebook 30 minute fatwa so ask what you want gbogbo àwọn gbogbo àwọn program dẹ́rí tẹ́wà rẹ̀ tó wà ń bẹ́ ó kàn gbé kọ́tí nìkan báyìí so lọ́mọ kékeré so so abẹ́lùmí náà tí ó mọ́ ara rẹ̀ so ìtàn ló rò pé èyàn máa fi ń do onímímọ̀ ni pé pé mo wà pẹ̀lú àwọn sheikh kìíní ní 19 kìíní o bá wà pẹ̀lú pẹ̀lú tó bá wà pẹ̀lú ní ìmọ̀lẹ̀yàn fi yanjú rẹ̀ so ni wa yahkumuna ala nasi bil jahl wani wa yahkumuna ala nasi bi jahlin wa dalal wọ́n sì wọ́n dájọ́ lórí àwọn èèyàn wọ́n gbé dájọ́ láwọn èèyàn lórí bi jahlin pẹ̀lú àìmọ̀ká wa dalalin wani wal a'yadhu wajibu ala al muslimi wọ́n ní tó jọ́nà yẹn lórí musulmi o an yasluka tariqa ahli al-haqqi kó ní ojú ọ̀nà àwọn ẹni òdodo ni walakin hadha ṣùgbọ́n ilé yóò la yumkin kò pọ́síbù illa bi ta'allumi àyàfi pẹ̀lú pé kíyàn wá ìmà wa tafaqquh àti kíyàn sí kíni kíyàn wá kíyàn ha àwọn òtó bí a pé ó ha Qur'an so kódà kútùbù síta so wọn ló ṣe fatuwa pé a lè gbalè dìbò so ní pé àbí a pé kódà wọ́n ṣe hafiz ustaz al-hafiz wọ́n ṣe ṣe fatuwa pé èyàn lè má jáde láwọn ìjọba lónìí ṣùgbọ́n àwọn wọ́n ṣe fásitì lánàá pín pé ọ̀pọ̀lọpọ̀ ní wọn pín kèfèrí ní wọn oye ara wọ́n ni fala yakfi hifdhun nusus kí ẹ̀ kan háwọn ẹ̀rí ò tó wọ́n ni li'anna ba'dahum wọ́n torí pé àwọn míì nínú wọ́n ni yahfazu ẹlòmí sí ha Sahih al-Bukhari sórí kọwàríjì samusamusi ni so kọwàríjì tó gbóná gan ni so ẹmọ́ gbàtàn jẹ pẹ̀lú nǹkan tí yàn ha wọ́n ni wa muslim bẹ́ẹ̀ ni ó dá kí yàn hàn kẹrẹ bẹ́ẹ̀ nǹkan tó dá ní kí yàn hàn kẹrẹ so gẹ́bà àwọn afáṣẹ́ ma sọ so so bọ̀ sóhun gangan lè dáàtì hì gangan ni èyàn ma ń wò ní ibi tí ọ̀rọ̀ wà gangan ni ṣe yí hàn kẹ gangan fúnra rẹ̀ òun ni ó wà mamduhan li dhatihi ní pé òun gangan ní nǹkan ẹ̀yìn fúnra rẹ̀ gangan so ara kíyàn ha nǹkan láti fi láti fi gbàgbọ́yé gẹ́gẹ́ bó ṣe yẹ kó gbọ́yé òun gangan ní nǹkan tó jẹ́ nǹkan ẹ̀yìn so tí ó bá ti wá sí nǹkan ẹ̀yìn bẹ́ yóò mọ̀ jẹ́ àlébù ni wọ́n ni ahfadu torí láwùjọ wa yìí ni pé táwọn yẹn fi ma onímọ̀ náà ni pé so ah, ha so ni ẹgbórí nǹkan ha ṣùgbọ́n ìwíkúwí ní kwà so tó bá ṣe 20 minutes tó bá ṣe audio 20 minutes nínú 20 minutes yẹn ẹ̀rí mọ̀kọ́láfà 16 bẹ̀ ọ̀yí so mọ̀kọ́láfà sí manhajiyya mọ̀kọ́láfà ìmàníyà mọ̀kọ́láfà súnnà oríṣìíríṣìí wọ́n ni yahfazu sahih al-bukhari so wọ́n ni kúrò àìlòmí nínú àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ sọ gan lẹ́lòmí tó wọ́n tí ó há sahih al-bukhari ó ẹ sì máa rí so wọ́n ni yahfazu sahih al-bukhari wọ́n ni wọ́n muslim wọ́n na bẹ́lómi tí kò lè lọ 2 minutes yóò kafara ni so ẹ̀wọ̀n pé addiction náà lèun náà so tó bá ti tó bá ti wọnú ẹ̀jẹ̀ tán 2 minutes báyìí yóò tún wẹ́ nìkan kafara kọ́dẹ̀ lóbi inú àwọn tí tún tẹ̀lé gan tí bẹ́ àwọn tí tún gbọ́ tí ń wo kí ní ẹ̀láìwò ni ọ̀rọ̀ ọmọ nǹkan yẹpẹrẹ kíyàn pé yàn kèfèrí ní tó burú gan so ní tó yẹ kíyàn ṣọ́ra so àìrẹ́ ẹ̀wò náà àwọn tí àwọn tẹ̀kfírí nígbàtí wọ́n fi ní ṣáukà ẹwọ bí gbónà kúfúrẹ̀ iṣẹ́ jìnà sẹ́nu wọn kọ́lá sí gan ọmọ so ẹwà wà ní tán pè lọ́mọ kèfèrí la ilaha illallah bàbá 16 ń pè lọ́mọ so yàtọ̀ sí oge lábàtí ẹ̀sùgbà pé òkè ẹni yìí mọ́ bídíà ni àbí mọ̀ harifu ni ẹni tí ó tó jọ́nà rẹ̀ ògúnrégé ni so lọ́mọ kèfèrí so wọ́n ni wa sunan oye wọ́n ni àti kíni alomi ha wọn sunan so alomi ha wọn kíni àwọn sunan walakinnahu la yafqah ma'naha so mọ́kò gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí wala yadri ma tafsiraha so bẹ́ẹ̀ sì ni kò mọ̀ kíni tafsiru rẹ̀ bal yufassiruha min indihi Allahu akbar yóò masalaye látọwọ́ ara rẹ̀ ni so èyàn gbọ́dọ̀ agbóyèyàn èyàn gbọ́dọ̀ jẹ́ kó wà mustaqil istiklaliya jẹ́ pọ̀jù láwùjọ wa kí a máa dá àgbóyè rẹ̀ lò ní kọ́nà kan in táwọn èyàn ṣe nìyẹn kásà máa dá àgbóyè wọ́n ti wá lò ni pé tèmi náà lọ́jọ́ kan gbogbo àwọn kìíní tèmi náà bá ti wà mẹ́ débi kan tèmi náà máa wí fáwọn èyàn tó bá wù mí kàlà èyàn gbọ́dọ̀ mọ́ sàlàyé rẹ̀ pẹ̀lú látọ̀dọ̀ ọwọ́ ara yẹn gbogbo ìgbà tí èyàn bá ìmá lo ọ̀rọ̀ àwọn sáráfì ìmá lo ọ̀rọ̀ àwọn olùmọ̀ bẹ́ẹ̀ lọ́nà ọbọ́ sí ma gbìyànjá sí bẹ́ẹ̀ lọ́nà ọbọ́ tún sí ma fún yà lágbọ́yé sí so ní pé àánú o gbogbo ọ̀tún mo fẹ́ sọ lónìí èmi ti inú àwọn wet tèmi so mo ti jot it so ẹ mọ́ fún mi tí a kankan o so oye ẹlòmí ò fẹ́ na wákùdù Islam fúnra rẹ̀ ni yóò ma kàfàrà ni yóò ma pín gbogbo ẹ̀ so ilé ìyẹn gbọ́dọ̀ máa dé gbogbo nǹkan tí yẹn bá máa pẹ̀lú pé kí yẹn máa fira rẹ̀ sábẹ́ pé ok àwọn olùmọ̀ ìtàwọn olùmọ̀ sọ ìtàwọn olùmọ̀ sọ ìtàwọn olùmọ̀ sọ wallahi ọ̀rọ̀ bó ma fi ń na wárọ̀ lákàyàn yóò ma fi jẹ́ kí lákàyàn kó ní ìmọ́lẹ̀ sí gan ok ìtàwọn olùmọ̀ sọ ń parẹ̀ ni ìtàwọn olùmọ̀ sọ ń parẹ̀ ni ẹwà àwọn sálàf ẹwà àwọn sálàf so túnmọ̀ pé ni so túnmọ̀ pé wọn ò nímọ̀ ni pé tọ́mátà àwọn gẹ́gẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ Imam Malik mi bóyá imam shafi'i ló gbà wá ọ̀rọ̀ imam waki'i ní bóyá imam ahmed ló gbà wá so ẹwà rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tí ó pọ̀ ní pé ìta fi ma ń sọ̀rọ̀ nìyẹn kí lẹ́ tó fi jẹ́ bẹ́ẹ̀ pé ìta fi ma ń sọ̀rọ̀ nìyẹn ìta fi ma ń sọ̀rọ̀ lọ́rọ̀ àwọn tó síwájú wọn so torí pé wọ́n máa so ìmọ̀ pọ̀ ibẹ̀ ló wà bárọ́kà ìmá so ibẹ̀ ni yóò sì fi máa rí yàn dé àwọn èèyàn dé mẹ́lẹ̀ pé ok ní tó sọ yá àfáwọ̀ ló sọ so but ọjọ́ tí yàn bá ti ń tó àwọn èèyàn lẹ̀ pé káàkà máa so kíyàn sọ kíyàn máa sàlàyé tó wà látọ̀dọ̀ ara rẹ̀ of course ó lè máa gbà but ọjọ́ tẹ́ni tó bá wá ọjọ́ tó wá sí pé ẹni tí yóò sàlàyé rẹ̀ pẹ̀lú tó wà lọ́dọ̀ ara rẹ̀ but pẹ̀lú àgbọ́yé burúkú ni ọjọ́ tí ó bá sàlàyé rẹ̀ kílẹ̀ fi dé mẹ́lẹ̀ so in dafi se in dafi de mara ní pé but ó ya pan tèmi sọ na ó rí ngba tèmi ṣe mi èmi o wí báwo ni àti ẹ fẹ́ lé o so se in de se in dafi de mara ni àbí tí ó fi de mara ní ah ó tin yapa o yapo jo na wọn eh mo ta wọn yan fi ma wọ́n ní pé o we eh, ni àwọn ta wọn salaf ma fi mu yan ní pé ó yapo jo na wọn salaf in ta ma ń ni ẹ wò imam ahmed nínú usulu madhhab imam ahmed ní pé imam ahmed kó tó kan ijtihad ni yẹn o gẹ́bí alimọ́jú kan yìí ti dákọ nínú àyílámù muwaqi'in pé kó tó kan pé imam ahmad ó ẹ̀fà sí ijtihad imam ahmad bá ti wá ẹ̀rí níbi àwọn nusus tí wọ́n rí so wọ́n tún wá wòye sí pé ókè ẹyẹ tó lọ síbi àwọn da'if àwọn èyí tó tún da'if nínú àwọn ọ̀rọ̀ tán fi ti sọ́rọ̀ àwọn sọ̀hábà tí èsà àwọn múnkàrò pé lè ìtakùn nǹkan tó wà nú ẹ̀sìn tó hàn pé lè ìtakùn nǹkan tó wà nú ẹ̀sìn oye nígbó òkè nínú àwọn dọ̀ọ̀yìf ẹjí kí n tún lọ wọnú àwọn dọ̀ọ̀yìf Imam Ahmad ó tún gbọ́lá fún pé kí wọ́n lo àwọn tó jẹ́ dọ̀ọ̀yìf lórí ọ̀rọ̀ ah, eh, <laughs> tí wọ́n gangan tó túnmọ̀ pé ò bá láká min indihi yóò ma sàlàyé rẹ̀ látọwọ́ ẹwọ́ Sheikh Sọ́lí Fawzan ẹwọ́ bá sí sọ́rọ̀ ẹwọ ọ̀rọ̀ tán wáyìí faman abida allaha bila khawfi so ọ̀rọ̀ àwọn sálàfù náà nínà so ẹwọ ọ̀rọ̀ àwọn sálàfù náà làwọn náà fi ń sọ̀rọ̀ so wọ́n ni so kíyàn fẹ́lẹ̀ kíyàn ma fi dẹ̀ra rẹ̀ yóò tún wọ́n ma ṣe yàrá àǹfàní pẹ̀lú pé yóò ma líyàn lélé láti ma ha ọ̀rọ̀ àwọn sálàfù gẹn yóò ma líyàn lélé láti ma ha ọ̀rọ̀ wọn láti ma ha ọ̀rọ̀ wọn pé ọ̀rọ̀ wọn lèyàn fi ma fi bá wọn sọ̀rọ̀ so wọ́n ni aw yatalaqa tafsiraha àbótí ẹ ń gba tafsiri rẹ̀ min ahli dalal látọ̀dọ̀ àwọn ẹni ànù àwọn òun kéhun Medina kódà òun gba òun rí òun kéhun yanjú òun ṣàrù na wáfí islami ọ̀dá wọn márùn gan òun ti gba dákùn ìlànà ìbá dákùn al-Maghramisi Sheikh al-Maghramisi òun kọ́ gbà lọ́dọ̀ Sheikh al-Maghramisi náà so ìgbà tí ó fi dápọ̀ bí àwọn ẹni anù márùn ẹ sì mọ̀ pé ilé ìgbà tí ó bá bẹ̀rẹ̀ ṣọ́rùn náà wákìlì Islam oye bóyá kẹ̀mí ni ó mọ̀ sàràyé so wọ́n ni so yíò gbọ́dọ̀ máa gba àlàyé àwọn nǹkan lọ́dọ̀ àwọn ẹni so min al-khawarij ládọ̀dọ̀ àwọn khawarij awil murji'a àbáwọn murji'a wa hadha huwa al-khatar ẹ̀rí pé wọ́n ni ilé ìní aburú in tẹ́fì rí gbogbo àwọn tán sínà yìí ẹwùgbà tán bá ń dákọ̀ àfá àwọn ibi táwọn ti gbọ́ àgbọ́yé rẹ̀lómí ò ní wild àdúdù pé wild dúdù ní àfá àwọn so so ní pé Muhammad wild dúdù ní àfá àwọn pé ẹlòmí ò ní àfá kan pé yóò wà mọ́mọ́ yóò kàn fi ṣẹ̀kídí sí yóò fi ṣẹ̀kídí sí ẹlòmí ò ní kíníkan ó kọ̀kátẹ́ mọ̀rí àtú fáránsí àṣẹ̀kídí ní tó bá ti sọ fún yín báwọn pé kìí ìbàtẹ́bà lọ wádìí àfáyé rí pé à in tí kì ní ṣe ní ẹ̀nà kí ló kọ bọ̀bọ̀ yìí Yusuf Yusuf tó wá tó ma ń Sufi kése estes Yusuf kejì kése Yusuf estes Hamza Yusuf in tó ṣe ní ẹ̀ ó kàn dákọ̀ bàbá kan ní ní Mauritania ìbàtẹ́ padà lọ wádìí bàbá Sufi so Sufi Sufi Sufi lọ náà so ibi tó ti kọ́ ibi tó ti ìdẹ́rìpò ti kọ́ súfí náà nìyàn so ìta àwọn táwọn èèyàn bá ń dákọ pa wọn gbọ́ àgbọ́yé wọn so ó mọ́ ẹgbà ẹni pé Saidi Kamali ní pé nípò òun ló òun lòun gba àgbọ́yé Islam lọ́dọ̀ ah èèyàn ti kókò kúkò so wọ́n ní falẹ́ ìsàlẹ̀ ilmu bil hifzi faqad ìmọ̀ òkín sí pẹ̀lú kíyàn hankan nìkan soso kìí wọ́n ni wa innama al-ilmu bil-hifzi ìmọ̀ pẹ̀lú pé kíyàn hànkà ni so kíyàn hànkà sí dága ma'al fiqhi àti àgbọ́yé wa ma'rifati al-ma'ani àti kíyàn gbọ́ àwọn ìtumọ̀ rẹ̀ yé wọ́n ni wal-hifzu la yahsul wọ́n ni kíyàn wá hànkà kò lè ṣẹlẹ̀ illa bit-ta'allumi wọ́n ni àyàfi kíyàn wá ìmọ̀ wa talaqqi ilma àti kíyàn gbá ìmọ̀ so wa talaqqi ilmi anil ulama àti kí gba ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ wa mudarasatuha wa mudarasatuhu ma'ahum àti kí yẹn lọ́dọ̀ wọn so kí yẹn a àlọ́dọ̀ wọn so ibi tí in tẹ́yàn fi ma nímọ̀ ni ya nìyẹn kò sí ìjà ya ara àti ara wọn ni pé ọ̀dọ̀ àwọn olùmọ̀ ní kíyàn fi ma gba so al-ma'rufun so so ti ma gba so àwọn èèyàn sì máa sọ́ra rẹ̀ papọ̀ mẹ́ so ala qadri al-istita'a tó bá ṣe lágbára mẹ́ tó bá yẹ kó lágbára láti pé kó lọ wá ìmọ̀ lọ́dọ̀ wọn then kódà ó lè jẹ́ ọ̀ràn yẹn fún pé kó lọ kó lọ wá lọ́dọ̀ wọn tó bá yẹ pé kó lágbára ẹ̀hẹ́ kó máa sàǹfàní pẹ̀lú àwọn aṣírítọ̀ wọn kó máa sàǹfàní pẹ̀lú àwọn lèkọ́ áti wọn àwọn ṣòro wọn so lọ́nà tó ṣe pé yóò gbọ́lá fún ìmọ̀ wá ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ gangan ju ìmá wá ìmọ̀lọ́dọ̀ àwọn tí è ṣe olùmọ̀lọ́ tó ní pé ṣe rí mọ́sọ́ kì ní kan lẹ́ẹ̀ka pé ṣe hìfùdù gangan fúnra rẹ̀ ní lìzáàtì yìí ni wọ́n bùkátà fúnra rẹ̀ ni kìí ṣe hìfùdù gangan náà bùkátà fúnra rẹ̀ ok ṣe kíyàn lọ jókòó sọ́dọ̀ àwọn olùmọ̀ gangan náà bùkátà fúnra rẹ̀ ni pé ìjókòó yẹn gangan kìí sọ gangan náà bùkátà fúnra rẹ̀ so kí ó experience pé àkíní ah, ìmọ̀ jogún ìmọ̀ ìmọ̀ ìmọ̀ tí aláwọ̀kọ́ ìmọ̀ tó ní ìsinadẹ̀ ẹlẹ́kejì ìmọ̀ tí ó máa ń láyàn kó ń bí ànà ó máa jogún ẹ̀fọ́ fún yàn gan so but ṣóhun gangan ni pé lìdáàtì yí gangan ni ara so in tí èyàn ní fi dá àwọn èyàn bí lónìí pé a ní pé wọn ò láàfà pé kódà wọn ò láàfà kankan lu wọn ṣé kí èyàn láàfà gangan lu ni lìdáàtì yí ni kí ní fi máa

so kíyàn mọ̀ nǹkan tí yíò ti síwájú into next into next so wọ́n ni a hada huwa al-ilmu sahih wọ́n ni eléyìí ni ìmọ̀ tó lálàáfíà wal-fiqhu sahih àti àgbọ́yí tó lálàáfíà fayajibu alayna ó dọ̀rọ̀ yà lórí ya an nahtamma bi hada al-amr ka alamari ihtimaman baligon ní ìgbárùkù tí ó dogongo ka gbárùkù gan àwọn alamari wọn sọ ní pé ká wáyìí so al'ilmu bil hifzi ma al-fiqhi wa ma'rifati al-ma'ani so àti pé kíni àti pé kíni wa talaqqi al-ilma wa talaqqi al-ilmi min an al-ulama wa mudarasatuhu ma'ahum yan buro fún ni ihtimam tó wà bali gaga ala qadri al-istita'a bí yan bá ṣe ní kápá mọ́ oyi bí yan bá ṣe ní kápá mọ́ oyi Ọlọ́run kíni in ní kápá wọ́n ní bi hadha al ihtimaman balighan 'aziman wọ́n ni lè alánákọ̀ àfi ma wákọ̀ àti fi hì hádìí tọwáìf ká má wá kó sí àwọn nǹkan táwọn ọjọ́ yìí kó sí oye àdọ́ọ̀lá àwọn ọjọ́ annú yìí alẹ́tí asbaha ṣúgbùlùha ṣáàgìlì al'an wọ́n ni tó sì pé in tí ó jẹ́ in nísìnyí báyìí wọ́n ni àtànáhùrù ìmá fúnyà lọ́rùn pínpín wàtàrọ́ṣùkù ìmá gbóyàn lọ́rùn wọ́n ni bilkalam pẹ̀lú àwọn ọ̀rọ̀ wàtàlìl àti ìmá ma dájọ́ lọ́rọ̀ àwọn èèyàn pé wọ́n ti nù wàtàbdíyàn àti ìmá bàdá àwọn èèyàn wàtàfsík àti ìmá pàwọn èèyàn ní fásík so min gọ́ìrì basíra láìsí so wa min ghayri ilmin àti láìsí ìmọ̀ wala fiqhin àti àgbọ́yé wani wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim so wani fa hadha janibun azim wani agbani tó tóbi gani wani yajibu alaina wani ó sọ̀nà yà lórí wa an nahtamma bihi wani ká gbárùkùtì wa an natanabbaha lah bẹ́ẹ̀ ni ká tají wa an la ala al-mutala'ati fil kutub wani bákanáà ká má kó ìfaradúó ká má fàsẹ́yìn níbi ìmá katira ìmá najúwó tíra aw hifdhil mutun àti ìmá hawa mutun wan nusus àtàwọn ẹ̀rí wani biduni fiqhin wani ṣùgbọ́n ká máa ha pẹ̀lú àgbọ́yé ni o ká má ṣe pé a máa wá fàsẹ́yìn bí pé a ha pẹ̀lú pé kò ságbọ́yé biduni fiqhin li ma'aniha wani lai sagbaye fáwọn ìtumọ̀ rẹ̀ wani wa tabassurin li ahkamiha àti àmàdájú fáwọn dájọ́ rẹ̀ wa tafasiliha àtàwọn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ala aidil ulama ní ọwọ́ àwọn olùmọ̀ní o bẹ́ẹ̀ni eléyìí yẹn gbọ́dọ̀ bọ́lá fún gan ní ọwọ́ àwọn olùmọ̀ oye min kutubihim nínú àwọn tírà wọn min ashritotihim nínú àwọn téèpù wọn oye nínú àwọn ìjókòó pẹ̀lú wọn tíyàn bá lẹ́kàpá rẹ̀ tíyàn bá níkàpá rẹ̀ yóò ṣe kíni èyàn ṣe èyí tíyàn ní ìkápá láti ṣe so jẹ́ bá àwọn olùmọ́sí sọ wọ́n ni wà lọ́kọ̀wárìjú ma dọ́lù wọ́n ni àwọn kọ̀wárìjú wọn sọ́nu illa bi hadhihi tariqa ní tán fi sọ́nu náà like ó fẹ́ camp àwọn èèyàn oye so bí àwọn ashabu sumat oye pé wọ́n fẹ́ kampu wọ́n fẹ́ àwọn fẹ́ máa kó àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn olùmọ̀ni so wọ́n fẹ́ máa kampu àwọn èèyàn sábẹ́ ìrọ̀ sábẹ́ àwọn àgbọ́yé sí wọn oye so láì sọ àwọn èèyàn papọ̀ máwọn olùmọ̀ so ó fẹ́ ṣe istiklal èèyàn fẹ́ dáwà pé istiklal tí mo sọ yàtọ̀ sí pé ìdáwà kìíní istiklal so kò possible bẹ́ẹ̀ kéèyàn ni tí ó mẹ́nà oye ẹnìkan wà tí ó wà mẹ́nà ọ̀ tí wọ́n wà lórí dáadáa kò wá ní mọ́ sókò máa olùmọ̀ kò èyàn tí ma àwọn ànù tó wà lórí ẹni èyàn tí ma àwọn ànù tó wà lórí ẹni kò pọ́síbù kí ẹ̀yàn kẹ́ni kan wà pé pé àánú stars ọ̀kan ma ṣẹ́fà wọn ọ̀kan kí ẹ̀dàkọ̀ àwọn ṣẹ́fà zan kódà ẹ̀dàkọ̀ ọgbọ́ àwọn ṣẹ́kọ̀rọ̀ bí ìwọ̀n ìfẹ́ dàkọ̀ ẹ̀kẹ́kan tó bọ̀ sí gbogbo àwọn nǹkan tán sọ náà làwọn náà ma sọ ah irú ẹni ohun kẹ́yàn kọ́kọ́ kóradó èyàn ọ̀kan tí ìmọ̀ tó kó sí ó lè gan èyí padà mọ́ àwọn nǹkan tó kó sí dáadáa ó lè gan láti rí ẹnìkan nípé ẹniyàn ó wà gbádùn tọ́láwọn yẹn máa ń bèèrè kí ní gan rárá pé àpé ah, ehm, òun ní ustaz kan pé but eh, ustaz eh, dápọ̀ àwọn ṣẹ́kọ̀ọ́ bí so ní pé wọ́n dì gbogbo àwọn kan tó wà nù súnà náà dẹ̀ máa ń sọ o tí ìwọ́ gẹ́lò tí dá súnà mà ó padà rí ó padà rí pé kìí sí gbogbo àwọn kan tó wà nù súnà náà máa ń sọ so kò possible so torí ìsìnáàdì ni bó ṣe rí nìyẹn ìmọ̀ yìí ìsìnáàdì ni so tí yóò bá máa so papọ̀ mọ́ àwọn tó jẹ́ kíni àwọn tó jẹ́ kìbáàrù yẹn so kò sí èyàn padà tasẹ̀ àgẹ̀rẹ̀ ẹ wo lápẹ̀rẹ́ ń ṣe ẹ wo àwọn tí yẹn máa ń ro kan dáadáa pẹ̀lú wọn tẹ́lẹ̀ nínú àwọn tó ṣe pé wọ́n ti máa ń dúró dédé ń bí àwọn fítánù in tó kó bá wọn náà ni pé àìní àtìná pẹ̀lú ìfira àyà sábẹ́ àwọn olùmọ̀yẹn àìkákún tó pé èyàn máa ń fira àyà sábẹ́ àwọn olùmọ̀yẹn àìkákún tó yìn tó kó bá wọn nìyẹn so àìkákún tó yìn tó kó bá wọn nìyẹn ìgbà tí wọ́n ń fira wọn sábẹ́ àwọn olùmọ̀ tẹ́lẹ̀ pé ok ìtàwọn olùmọ̀ sọ ìtàwọn olùmọ̀ sọ ìtàwọn olùmọ̀ sọ ẹ̀rì pé wọ́n wà lórí mẹ́rin but láti ìgbà tí wọ́n ti ń

والخوارج ما ضلوا إلا بهذه الطريقة أما خوارج ما في أفي بلو جون يو وني وهي الحفظ ونن بكي ما حانك بدون فهم لا يسيع بي ولهذا يقول الإمام ابن القيم هنا الإمام ابن القيم مسقي فيهم نقام ولهم نصوص قصروا في فهمها ونفأتوا من التقصير في العرفان wọ́n ni wọ́n láhun nùsùsùn wọ́n láwọn ẹni yìí àwọn bídá ayò wọ́n ní àwọn nùsùs àwọn náà lẹ́rí àwọn bídá lẹ́rí o so kí a má lọ dàyàkan tọ́nà ọbọ̀ bẹ́ o so wọ́n láhun nùsùsùn wọ́n láwọn ẹ̀rí tọ́mà lọ́lọ́rùn wọ́n ni qassaru fi fahmiha wọ́n sàṣe tó níbi àgbọ́yẹ̀ rẹ̀ wọ́n ni fa'utu mina ibi tí àdánwò ti wá bá wọn mínà taqsir níbi àṣẹ ètò fílùn orùfáàni níbi àgbóyé ni so hádà wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in allahumma wa hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk so se bere wa na'am na'am en so le ko ba pe ki o ma mo bo se àwùjọ ti to fún ko báyìí wọ́n gbà pé ah mo to be so yi àwùjọ ti to fún

èyí gbogbo wọn ti gbọ́ ọmọ ẹyọ títí bàbá àdáyé àwọn alámọ̀rí wọ́n tún mẹ́rin bà fún wọn so kí láti máa mọ̀ pé àwùjọ ti rẹ́pù nǹkan yìí hmm. àwọn ọdún ti rẹ́pù sí hmm. ṣe rí nípa pé àwùjọ rẹ́pù fún nǹkan àbí àwùjọ rẹ́pù fún nǹkan kò sí wàtà àwùjọ rẹ́pù fún òdodo èyí tó bá jẹ́ òdodo nínú ẹ̀sìn ọ̀rọ̀ ọba èyí ó mọ̀ sọ náà so èyí tọ́rọ̀ ọba sọ fáà nẹ́bí sallallahu alaihi wasallam pé kí ni fasda lima tu'mar ìpé láǹkà tàà sí kíni in tán pàwárà sẹ̀rẹ̀ lámọ́lẹ̀ fáwọn èèyàn oye ìgbà tí yíò kàn wá tó bá ìpé àwọn kẹ̀kẹ́ wà tó sì pé tí yẹn bá sọ bóyá alanan àbí tí yẹn bá fẹ́ mọ́ àtó bá ìpé bóyá bí nísìn bóyá bí àwọn kan tó jọ mọ́ in tó ní bùkátà sí kó wà in tó ní bùkátà ìpàṣẹ hajjúrù aláàrín fáwọn èèyàn kan so àbáwọn kan tó jọmọ́ báyẹn ṣá so irú àwọn kan báyìí tó ní bùkátà sagbára lèyàn mọ́ padà sọ́dọ̀ àwọn olùmọ́mbẹ̀ wípé kí ni masori àti mafasid oye so bọ̀ sí nípa òdodo gangan so òdodo èyàn tó lòdó bá ti dé èyàn gbà èyàn sì proclaim ẹni oye pàápàá jùlọ tó bá tún wá sí pé àwọn olùmọ̀yẹn náà àwọn náà tún wá ń ṣe nàsíhà fún èyàn pé kíyàn dí kíyàn sí mẹ́sẹ̀ kíni kíyàn ma proclaim rẹ̀ ọ̀yí so tó báyìí ya bí mafásìdì kankan wà tí ó bí ní pé ah mafsada báyìí báyìí báyìí báyìí ó pìsẹ́ntẹ̀ sáwọn olùmọ̀ olùmọ̀ sọ pé ah no ní pé ok so se n tó kàn ẹlẹ́kejì tó wá ní pé ìgbà wo ló máa ń di pé se n tó kàn nìyẹn tíyàn kan bá jẹ́ oun súnnẹ́nsì sí àwọn tó jẹ́ àwọn tó jẹ́ mujrimun àwọn tó jẹ́ munharifun àwọn sí irú ẹni bẹ́ẹ̀ èyàn ní sàlàyé rẹ̀ fún òun náà ah, so wọ́n náà gbọ́dọ̀ mọ́nà so ìgbà olóṣèlú lẹ́sẹ̀ mọ́ di pé eh,

in tó jẹ́ in tó ṣe pàtàkì náà ni in tí ẹ̀ ń gbọ́dọ̀ máa sọ náà ni so but at the same time náà èyàn ó wo mọ̀rọ̀ àà pé ok level ẹni level ẹni ok bóyá kí ẹ̀mọ́ ti sàlàyé fún bóyá bóyá kò tí ẹ̀ tí bọ́ kankan yí ní òun gangan personally ni o ní òun gangan personally ni but nípa ìproclaim òdodo èyàn ma proclaim òdodo ni tó bá ibi tẹ́yàn bá ti ń la òdodo mẹ́lẹ̀

ẹni tó bá ní dìyànà tó lẹ́sìn tí è sí pé ẹ̀sìn rẹ̀ ti ó ti lẹ́ so ayó mọ̀ pé ah kíní ìlágbára ń tòótọ́ oye so bó ṣe jẹ́ nìyàn so but nípa pé òdodo èyàn la òdodo mẹ́lẹ̀ èyàn mọ̀ sọ́nà ni ẹlẹ́kejì tó wọ́n ni pé ṣe ráwọn tó máa ń sọ pé ẹ sóhun ló kàn yìí àdánwò náà fi ẹ kílòkọ rẹ̀ àdánwò náà fẹ́ fi dálé àti pé wọn fẹ́ káwọn èèyàn mọ̀ òdodo ni ìtẹ́ máa ń lé lọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn wọn fẹ́ káwọn èèyàn mọ̀ òdodo ń pa àlámọ̀rí yẹn ni wọ́n fẹ́ káwọn yẹn mọ òdodo ń pa aláwọ̀ ni ẹ̀yin tẹ́ bá tún wọ́n mọ òdodo gan kódà wọn ò tún fẹ́ kẹ́ mú mọ́kífò òdodo ẹ gbọ́dọ̀ wá sí bí i sórí mọ́kífò ànà ni ṣe aláwọ̀ tí wọ́n wa ìtànfẹ́ ni wọ́n lè máa kílẹ̀mù nǹkan mí o but wallahi ìtànfẹ́ ni ìtànfẹ́ ni pé a

oye sọ ní pé tó bá ti ìbàdá ẹ̀bá ìwọ́n bá dá àwọn náà wọ́n bá dá wọn àtàbá dáà ẹ̀yẹ̀tàbá dáwọn náà kú sáwọn oye oye so wọ́n wá sí bẹ́ẹ̀ so irọ́ ni irọ́ káwọn èèyàn má bàá fi di òdodo mú ni so ìdá fẹ́ nìyàn káwọn èèyàn fi òdodo lẹ̀ a'lam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين